إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Ibadallah dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásùsó ni ayin Ọlọ́hun bá subhanahu wa ta'ala a dúpẹ́ fún àwa ìrànlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwa àforíjì rẹ̀ àwa àrànsí Ọlọ́hun bá subhanahu wa ta'ala àti àbúrẹ̀ níbi àbúrú ẹ̀mí wa àti àbúrú àwọn ṣẹ́wàá ẹni tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tó lè sírò ẹni bẹ́ẹ̀ lọ́nà o ẹni tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Ọba òjíṣẹ́ Ọlọ́run bá sí ní pẹ̀lú ibadallah ẹ̀páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala ìpáyà Ọlọ́run bá fẹni tó bá páyà Ọlọ́run bá lódodo ìmẹ́ ń bí ìwà kẹ nínú àwọn àwà àti ìròyìn kẹ nínú àwọn ìròyìn àti ìṣesí kẹ nínú àwọn ìṣesí tó ṣe pé kò sẹ́ni tí ma ń wà lórí ìṣesí kò sẹ́ni tí ma ń wà lórí ìwà yìí bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tí ma ń ní ìròyìn yìí àyàfi kó ṣe pé nínú àwọn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sàlẹ́sà fánú rẹ̀ àwọn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sì fẹ́ gbéga ibadallah ìròyìn yìí ìṣesí yìí nǹkan tó ṣe pàtàkì ni nǹkan tó ṣe pé ọ̀ràn àyà ni ká ma fi bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lò bákanáà ọ̀ràn àyà ni ká ma fi bá àwọn ẹrú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lò ó ìrẹ̀lẹ̀ ibadallah at-tawadu' annabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó pa àwọn galásẹ̀ ìrẹ̀lẹ̀ nínú hadith Iyad ibn Himar tó wà ní sahihi Muslim annabi sallallahu alaihi wasallam sọ pé inna allaha awha ilayya ọlọ́wọ́ bá ti sọ wáhí kalẹ̀ fún mi o an tawadu ní pé kẹ rẹra nílẹ̀ ìrẹra nílẹ̀ ibadallah in tọ́lọ́wọ́ bá pàwà lásẹ̀ rẹ̀ ni o gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó sì sọ yí kalẹ̀ fún nabi sallallahu ìpa gbogbo wa ni ọkùnrin ni obìnrin ni àgbàlagbà ní tàbí ọmọdé anábi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha awha ilayya ọlọ́wọ́ bá sọ wáhí kalẹ̀ fún mi an tawadu ní pé kẹrara yín lẹ̀ hatta la yafkhara ahadun ala ahad títí tí ó fi di pé ẹnìkan ò ní máa ṣe fàárí lórí ẹnìkan wala yabghi ahadun ala ahad ẹnìkan ò sí ní kọjá àlà lórí ẹnìkan ibadallah ìrẹ̀lá nílẹ̀ ìjọsìn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ ni o in tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe lára imani wani qala Mu'adh ibn Jabal Mu'adh ibn Jabal so, nínú az-zuhd tí Ibn Mubarak ó ní la yablughu abdun la yablughu abdun dhura al-iman ẹrú kò ní dé ògóngó ìgbàgbọ́ hatta yakuna tawadu'u títí tí ó fi di pé ìrẹ̀lẹ̀ ahabba ilayhi min al-sharaf ó nífẹ̀ẹ́ rẹ̀ ju kí ẹ máa ṣe fàárí àtọ́lá lọ Mu'adh ibn Jabal sọ pé yíò ní dé ògóngó iman àyàfi ìgbà tó bá tó ṣe pé ìrẹ̀lẹ̀ èyàn nífẹ̀ẹ́ rẹ̀ ju ọlá àti fàárí lọ Ibadallah kí wá ni túmọ̀ at-tawadu' kí ni túmọ̀ ìrẹ̀lẹ̀ الشيخ ذيمين رحمه الله تعالى وني جابوا سوانين رياض الصالحين وني والتواضع له معنيان يرانين الله يتم مجي لونيو المعنى الأول يتم على وقاء التواضع لله بالعبادة ìrẹ́ra ẹnilẹ̀ fún Ọlọ́run Ọba pẹ̀lú ìjọsìn wal khudu'u lillah kíyàn yẹ pẹ̀rẹ ara rẹ̀ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala wal inqiyadu lah wal inqiyadu li amrillah àti kíyàn tẹ̀ fún àṣẹ Ọlọ́run Ọba al-ma'na thani ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì at-tawadu'u kí yàn rẹ̀ rẹ̀ lẹ́ fáwọn irú ọlọ́wọ́ bá min ajìlì ajilillah nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah méjèèjì yìí sí rẹ̀ tàlázùmú wà láàrin wa bí yàn bá ṣe nírẹ̀lẹ̀ fọ́lọ́run fọ́lọ́wọ́ bá tó rẹ̀ rẹ̀ lẹ́ fún Ọlọ́run pátápátá ó yẹ pẹ̀lẹ̀ ara rẹ̀ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni ó tẹ fún Ọlọ́run Ọba àṣẹ Ọlọ́run Ọba so bẹ́ẹ̀ náà ni yóò ṣe Ọlọ́run fún láti jẹ́ olùrẹ́ra ẹni nílẹ̀ fáwọn ẹrú Ọlọ́run Ọba nítorí Ọlọ́run Ọba bákan náà ibadallah wúra rẹ̀ o tó bá ń rí kó lè fún ọ láti rẹ́ra rẹ̀ nílẹ̀ fáwọn ẹrú Ọlọ́run Ọba nítorí Ọlọ́run Ọba àpẹẹrẹ ni pé ò rẹ́ra rẹ̀ nílẹ̀ fọ́lọ́run Ọba náà lálàkọ́kọ́ ibadallah تواضع لرب العرش علك ترفع لقد فاز عبد للمهيمن يخضع الفضيل بن عياض وبي nípa tàwádùn nípa kí ní jẹ́rẹ̀lẹ̀ gẹ́bọ́ sí wá nínú madari yusuf alikin al-Fudayl ibn Iyad sọ pé yakhda'u lil haqqi kí a tẹríba fódodo kí a tẹríba fódodo gẹ́gẹ́ bá nábi sallallahu alaihi wasallam ṣe sàlàyé yìí tí ń jẹ́ kíbùrù ní pé alkíbùrù baturul haq wa ghamatun nas kí a máa dá òdodo nù kí a máa tẹ́mbẹ̀lẹ̀ àwọn èèyàn in ní kíbùrù ni ẹ bákaná àtàwádùn ìrẹ̀rẹ̀ nílẹ̀ ìbádọ́lá òun náà ni yakhda'u lil haqq kí a tẹ́rí bá fòdòdó wa yanqada lahu wa yaqbaluhu mimman qalahu yóò sì gbá lọ́wọ́ gbogbo ẹni tó bá sọ walau sami'ahu min sabiyyin qabilahu tó bá gbọ́ látọwọ́ ọmọdé yóò gbàá walau sami'ahu min ajlas min ajhali an-nasi qabilahu tó bá gbọ́ látọ̀dọ̀ ẹni tó ṣe pé ó yálà ìmọ̀nkẹjù yóò gbà lọ́wọ́ rẹ̀ ibadallah ibi tánàwó wà ní o ibi tánàwó wà ní ibadallah àtàwádùn ìrẹ́ra nílẹ̀ fọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala ẹlòmí tó dòdó bá wá láti ọ̀dọ̀ ọmọ ìlú rẹ̀ yóò gbà ọ̀dọ̀ ẹni tó wá láti ìran rẹ̀ yóò gbà àmọ́ tó dodo bá ti wá láti bòmí yóò dánù ní o ẹlòmí tó dodo bá wá látọ̀dọ̀ ẹni tó jù lọ yóò gbà àmọ́ tó dodo bá ti wá látọ̀dọ̀ ẹni tí ò tó yóò dánù ní o ẹlòmí ibadallah àmọ́ tó lòdó bá wá látọ̀dọ̀ ọmọ sí ẹ̀ tí ẹ̀ gangan kò ní gbà ibadallah ṣùgbọ́n kí yàn rẹ̀ rẹ̀ ń lẹ̀ fódódó ìyálà nínú ọ̀rọ̀ ayé ni àbí nínú ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀ ọ̀gá náà yóò bẹ̀rẹ̀ sí sọ àwọn orísìírísìí ọ̀rọ̀ sí ọjọ́ ọ̀lọ́ bẹ̀rẹ̀ sẹ́ tó fẹ́ máa kọ́mì ní tí ń ṣe yóò wá parí kọ́bọ̀dù náà náà ni àà ní ah, tó sì sọ lẹ́ẹ̀kan ìbádàlá aláìmọ̀kan wọ́n bá gbá ah, àfáàyí tẹ́ sọ́lẹ̀ kan à ah, ṣe kò rí báyìí báyìí báyìí báyìí ni wọ́n fojú wo pé ah, a tániwọ́ ibadallah at-tawadu' kíyàn rẹ̀ rẹ̀ nílẹ̀ ọ abẹni tí ń gbàwọn èèyàn mara àbí imamu fáwọn èèyàn àbí olùṣewáàsí fáwọn èèyàn pé á ah, bẹ́ sí wá sílẹ̀ kan ohun tó bá sì wá ṣe pé báyìí báyìí báyìí lẹ́ṣẹ́ kò bá dáa o ìgbà ẹmọ kọmìnì tí ń ṣe bí ti ṣe náà nù ibadallah at-tawadu' al-Hasan al-Basri rahimahullahu ta'ala ó sọ nígbàtí wọ́n bi pé kí ni ìrẹ̀lẹ̀ ó ní yakhruju maru min baytihi kíyàn jáde lé rẹ̀ fala yalqa musliman kò wá ní pàdé musulmi kan illa dhanna annahu khairun minhu àyàfi kó máa rò pé a ah, musulmi dájú mi lọ allahu akbar ibadallah kíyà jáde nílé rẹ̀ kó rí musulmi kó máa wò pé a ah, afálemi òun lásán ìbọn òun gan òun àbí a ah, in tèmi ti hannu kùránì àbí àwọn ah, olówó jùlọ kí èyàn máa rí mùsùlùmí kan ní pé èyàn lọ́lá jùlọ in tán pè ní rẹ̀rẹ̀ ni ẹ Ibadallah kódà kí èyàn rí pé ó ń ṣe nǹkan nínú nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ kí èyàn rí pé ó ń ṣe nǹkan nínú nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ pé mú mọ̀ pọ́lọ́wọ́ ọbọ̀ òfẹ́ nǹkan tó ń ṣe yìí aládádálẹ̀ ni a mú mọ̀ pọ́lọ́wọ́ ọbọ̀ nífẹ́ àdádálẹ̀ in sọ pé mo dáa jùlọ àmọ́ mú mọ̀ ní ọkàn lórí ahán ní ara wa ibadallah torípé annabi sallallahu alaihi wasallam ẹni tí gbogbo wa ń tẹ̀lé àbí ẹni tí gbogbo wa sọ pá ń tẹ̀lé kana ala khuluqin azim ọlọ́wọ́ bá sọ pé wa innaka la ala khuluqin azim ìwọlúwà lórí ìwà tó dáa jùlọ nínú kannu tafsiri méjèèjì gbà pé ṣe khuluq ṣe ìwà ni àbí gbogbo ìsìláàmù lápapọ̀ annabi sallallahu alaihi wasallam tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọdé annabi ó tún sálámà sí wọn annabi ó ní ọgbẹ́ àti bá sálámà sí wọn lónìí tó bá dọ̀lá tán bá sàìdá bó ní ṣe correct wọn àwọn ọmọdé sí gọ́ ọgọ́ yọ bá ti sálámà sí wọn mọ̀ tó yìí ibadullah annabi sallallahu alaihi wasallam ó kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọdé yóò tún sálámà sí wọn wọ́n ní ẹrúbìnrin fàkánàtí al'amatu ẹrúbìnrin ẹrú ta'khudhu biyadihi sallallahu alaihi wasallam fatantaliqu bihi haythu sha'at ẹrú mú ọwọ́ annabi sallallahu alaihi wasallam yóò wá máa fa annabi lọ́bi tó bá fẹ́ ẹrúbìnrin yóò wá fa annabi sallallahu alaihi wasallam aláwọ̀kọ́ ẹrú ni o kìí sọ ọmọlúwàbí ẹrúbìnrin tún wá ní sallallahu alaihi wasallam ibadallah ìrẹ́ra wọ́n lè fọ́nà ọba o ní pé yíò jama kẹ́kẹ́ ní pé láti yẹ̀pẹ̀ láti wá yẹ̀pẹ̀ lọ́sì padà díò gbogbo wa pátápátá ibadallah bákanáà annabi sallallahu alaihi wasallam anábi máa hẹ́pọ̀ àwọn ará lé rẹ̀ anábi ó rẹ̀ra nílẹ̀ fún wọn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sì ti pa aláṣẹ ilé Ọlọ́hun Ọba ní la tamuddanna aynayka ila ma mata'na bihi azwajan minhum wa la tahzan alayhim Ọlọ́hun Ọba ní wakhfid janahaka lil mu'minin rẹ̀ yẹ́ rẹ̀ lẹ́fà olùgbàgbọ́ Ọlọ́hun Ọba bá nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ìwọ́lùmá tó jogún annabi sallallahu alaihi wasallam rẹ́ra rẹ̀ ńlẹ̀ fáwọn èèyàn láti mú ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ rẹ́ra rẹ̀ ńlẹ̀ má gbéra rẹ̀ ga lórí wọn torí pé wọn ò mọ̀ kankan rẹ́ra rẹ̀ ńlẹ̀ fún wa kò sì láàánú pẹ̀lú wọn kíyàn sọ́ra o fún gbólóhùn iblis gbólóhùn wọ́n ni ana khayrun minhu èmi dájú lọ khalaqtani min narin ara náà ló ti dé mi wa khalaqtahu min tin ó sì dáhùn látara ipẹ̀ mélòó mélòó èyàn ní sọ gbólóhùn ìbìlìsì lẹ́nu lónìí àmọ́ dájú lọ ana khairun minhu mo dáa jùlọ ṣe bí mo ma Kùránì ká jùlọ kíyàn wà lórí ìtọ́nà eh, eh, ọba fẹ́ kò túnmà pé yàn ọ̀ta lórí ẹ̀ kíyàn sì máa wà correct kíyàn máa gbá kò túnmà pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń gbàá so mélòó mélòó èyàn tí ó máa ka Qur'an ẹ̀rí sì ni ó sì jẹ́ fún lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ rẹ́ra rẹ́ lẹ fáwọn èyàn o ana khairun minhu mo dá jùlọ ṣe bí mo láwọn ọmọ jùlọ Ibadallah ó panilẹ́kún pé ìbálẹ́jọ́ làwọn èyàn fi ń ṣe fáàrí in tí ó jẹ ìbálẹ́jọ́ in tí ó léyàkún ní sí olóńwájú Ọlọ́run ọba láwọn èyàn fi ń ṣe fáàrí ah àwọn jẹmọ́ wá ju ti wọn lọ àwọn ọmọlẹ́yìn tèmi ju ti ẹ lọ àwọn ọmọlẹ́yìn tèmi ju ti ẹ lọ so mọ̀ kó sèsì rọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar ibn al-Khattab ka aya pé waqifuhum innahum mas'ulun ẹ̀dá wọn dúwà bí wọn ọjọ́ mẹ́ta ní ibn al-Khattab radiyallahu anhu ní ó fi jáde nínú ilé tó rẹ̀ pé ẹ dá wọn dúró á bí wọn ìgbé àwọn ah, èmi lọ́mọ àwọn ọmọ mi jù lọ sí gbogbo àwọn ọmọ mi náà ló jù lọ ìrẹ́rẹ́ rẹ̀ ńlẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé ẹ jẹ́ ká ronú sí àdífì àdífì annabi sallallahu alaihi wasallam sọ anábi ni la yadkhulul janna kò ní wọ aljanna o man kana fi qalbihi mithqalu dharratin min kibr ẹn tó bá ní nǹkan tó dà gẹ́gẹ́ bí èèrà lọ́kàn rẹ̀ nínú gbéraga Allahu akbar ẹn tó bá ní nǹkan tó dà gẹ́gẹ́ bí èèrà lọ́kàn rẹ̀ nínú gbéraga kò ní wọ aljanna ọlọ́wọ́ ba la hawla wala quwwata illa billah ẹ jẹ́ gbéra lórí tẹ́sì lórí hadithi yìí ibadallah so bó la ṣe bára wa níbi ìgbéraga ibadallah nínú ọ̀rọ̀ nínú ṣesí níbi ìbáwọn èèyàn lò so ìbáṣe rẹ ìwọ ma fi ń jẹ gàba lórí àwọn èèyàn ni ìbáṣe wa àwa ma fi ń fi ń ha àwọn èèyàn pa jù wọ́n lọ ni kí ló dí ọkù kí ló bùkù lára rẹ̀ táwọn èèyàn bá ká okùn kankan a mọ́ tó sì ga lọ́dọ̀ Ọlọ́run ọba ar-Rahman anábi sallallahu alaihi wasallam ó sọ nínú hadith al-Qudsi tó wà ní Abu Dawud anábi lọ́lọ́wọ́ bá sọ pé al-kibriya'u ridai al wàlá azọmẹ́tù ìzáàrí anábi sallallahu alaihi wasallam sọpọ́lọ́wọ́ bá sọ pé ìgbéraga alkibiriya òun gẹ́ẹ̀gẹ́ ní aṣọ tí mo wé mara that is nínú ìròyìn ọlọ́wọ́ bá lówà wàlá azọmẹ́tù ìzáàrí ìsì gbangban aṣọ tí mo wé mara hafu ara lọ sálẹ̀ that is ìgbẹ̀ngbọ́n nínú ìròyìn ọlọ́ọ̀bá lọ́wà ọlọ́ọ̀bá ní famanna za'ani wahidan minhuma ẹni bá bá mi dúọ yọ kannú rẹ̀ qadhabtuhu fin nar ìjù sínú náni ibadallah wà lọ imọ́ kó rẹ̀rà wallahi kò ní dí ọkù rárá annabi sallallahu alaihi wasallam sọ ìmọ̀rọ̀wáhu muslimun nínú hadithi abu huraira annabi ni ma na kọsọ̀ sọ́dakọtun min malin sàárẹ̀ ìdí okú o ó padà náà ni sàmọ́bọ̀ bá náà síbi ọba fẹ́ kò ní dí kù láyéráyé وما زاد الله عبدا بعفو الا عزا ọlọ́run ọbọ̀ onílé ẹrúkún pẹ̀lú ìmá yáfí àyàfí ọlọ́run ọbọ̀ ma fún ní ìsini wa ma tawadu'a ahadun lillah ẹnìkan ò ní ìrẹ́ra rẹ̀ nílẹ̀ fọ́nà ọba illa rafa'ahu Allah àyàfí kó ṣe pọ́lọ̀wọ̀n ọbọ̀ gbèga yaqulu ọmọ èèyàn yẹ̀zúnnù annahu idha tawadu'a yóò mọ̀ rò pípà tó ń bá rẹ̀ rẹ̀ lẹ̀ nazala ní pé wọ́n jábọ́ walakin al'amru bil aks ṣùgbọ́n alamari ìdákejì ni ọ ìrẹ́ra rẹ̀ lẹ̀ yóò fi ìfẹ́ àwọn èèyàn sí ọlọ́kàn yóò tún wájé kọ́lọ̀ wọn bá nífẹ́ rẹ̀ rẹ̀ra rẹ̀ lẹ̀ ta lóhun tí ó mọ̀ sọ fẹ́ mi ṣe bó bá mi lórí islamu ni pé ọ̀gá sọ bọ́ ma ṣe pé ah, ọ̀gá àbá sì ṣe báyìí báyìí àtàniwọ́ ọmọ kí ń sọ fáfáà pé afábẹ́ ti بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله حمدا كثيرا كما أمر وأشكره وقد تأذن بزيادة لمن شكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى آله وسلم تسليما كثيرا عباد الله humble yourself to Allah humble yourself to the truth humble yourself for the slaves of Allah humbling yourself will never increase you in anything except that Allah subhanahu wa ta'ala will raise you high And Allah will put the love of the people in your heart. And a lot of benefits will come by way of you. People will be able to move closer to you. The same way they will not be able to move closer to someone who is arrogant. People will feel that you are on their level. They will sympathize for you. And they will wish good for you. The same way they will hope for destruction and loss for the one, for the one who is arrogant. About Allah. It is narrated that Umar ibn al-Khattab radiyallahu anhu said, إن العبد a slave إذا تواضع لله when he humbles himself for Allah rafa'a Allahu hikmata Allah will raise his level wa qala in ta'ish it will be said to him leave rafa'aka Allah Allah will raise you high fahuwa fi nafsihi haqir while he thinks that he himself in his own mind he thinks of himself as lowly as someone who is nobody he will think himself as someone who is nobody Allahu Akbar a story of a man who was a worshipper of Allah subhanahu wa ta'ala. Someone who, is, who would worship Allah, a very humble person. He used to give from the little he had. And then he died. When he died, he is someone who has nobody. But Allah subhanahu wa ta'ala has a way of raising his slave. The day he died, is the day one of the poor people of, people of the town died. So they carried him to the janazah and they said, let's pray on him. And they carried him to the janazah to pray on him is the, the small number of people he had. And then they find a large gathering waiting for that honored, uh, honored person in life who died. And then the whole town gathered, waiting for that person, that person of nobility and position who died. And he said, Since this person is not brought yet, let us, let us pray on him. Let's pray on him since, before this person comes. And they pray, the whole of the town prayed on this person that, does, that does not have anyone. Ibadallah, ittaqillaha fi nafsik. Fear Allah subhanahu wa ta'ala regarding yourself. If you don't humble yourselves to Allah on top of the sand, Allah will humble you below the sand. Ibad Allah, tawadu' takun kan najmi laha li nadhirin ala safahati al-mahi wa huwa rafi'u wa la taku kad-dukhani yarfa'u nafsahu ila tabaqati al-jawi wa huwa wadi'u اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أصلح الراعي والرعية اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم توفنا وأنت راض عنا اللهم ارزقنا حسن الخاتمة اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم دمر الكفار أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم يرحمكم الله